إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوف الله سبحانه وتعالى أتي ó ń ṣe nírọ̀rùn fún wa láti máa gbé ẹ̀wò àwọn nǹkan tó jẹ́ òpómúlérò àti àlàyé àti ìpìlẹ̀ fún almanhajjú salafi ojú ọ̀nà tí àwọn olùmọ̀ sọ pé ọ̀ràn àyà ni ká tẹ̀lé ọ̀ràn àyà ni kí a máa sẹ́ríwá padà sí gbogbo tó bá sì ti yapa rẹ̀ àánú ni tí yóò mú yàn lọ sínú náà kọlọ̀mbà kó má àwọn tí المرصدرون نعم إن شاء الله تعالى إن شاء أمبرني بي كليتا أتون بيرواني سلفيون كليتا بيروان سلفيون àti pé ضرورة pàtàkì necessity pé ká pẹ̀rawani salafiyun so lára wọn kata ṣàlàyé fún àwọn lánàá wọn náà ni pé àwọn orísìírísìí àwọn àjọ àwọn munharifun àwọn tó ti ṣìnà ni wọ́n ń fira wọ́n ti sí ahlus sunna wal jama'a so lára wọn ni àṣáyọ̀rọ̀ tí a sàlàyé fúnra wa so lára wọn tó tún wá tán ma ń fira wọn ti àbí táwọn èèyàn ọ̀tọ̀ ọlọ́wọ́n ba àtàwọn tó wọ́n fẹ́ da súnnà rú tí wọ́n fi ń hasáwọn èèyàn gbígbà kún súnnà wọnú ahlùsúnnà wal jama'a so ṣùgbọ́n ma ń lé fún wọn láti pè wọn sáráfí o ma ń lé fún wọn láti pè wọn sáráfí ẹlòmíì náà tó yíya yàbúyà so ó tún lè pè wọn náà ẹ̀sọ̀ pé àsáráfí gani wọn ṣùgbọ́n wọn èé kúnú àwọn gani fún àwọn ìgbà mí wọn èé kúnú láti pè wọn so àbígbà mí ẹni tó fẹ́ fi wọn lọ́lẹ̀ so òun ní èkúnú láti pè wọn ní ahlùsúnnà wal jama'a gbogbo eléyìí sáàyù bẹ́sí ọlọ́wọ́ bó ṣe dàrú náà ìsapá bó ní wọ́n ṣe dẹ̀sí ọlọ́wọ́ bá rú so bó ní òdodo ṣe ní hàn sáwọn èèyàn bó làwọn ṣe máa fi àwọn èèyàn lẹ́mí balẹ̀ lórí ànù àwọn èèyàn wà lórí ànù bó láṣe fi wọ́n balẹ̀ lórí ànù tó wà bó láṣe kó ìròjọ́ nítorí ta bá fẹ́ wọ̀jọba bó láṣe kó ìròjọ́ nítorí ta bá fẹ́ wọ̀jọba bó láti kó èròjọ tó mọ̀ dà tẹ̀lé wa lẹ́yìn ògbólé ìdí táwọn ènìyàn ta fi ń da ẹ̀sìn ọ̀nà àbárú ni ẹ̀ Allahu bil mirsad lára wọn tí wọ́n máa ń fi tì sí ahlusunmo sunnah jama'a àwọn náà ni àwọn

a ma gbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn olùmọ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí àwọn ènìyàn tán ma ń lò Sheikh Ibn Baz gan sọ pé àwọn al-Ikhwanul Muslimun pé wọ́n wà nù Ahlus-Sunnah wal Jama'ah pé Sheikh Al-Albani gan sọ bẹ́ẹ̀ Sheikh Fawzan gan sọ bẹ́ẹ̀ so gbogbo àwọn ènìyàn wọ́n ma mú ọ̀rọ̀ wọn wá wọ́n ma fi dàrú máwọn èèyàn lójú wọ́n ma fi tàwọn èèyàn jẹ́ gẹ́bí Qardawi ìwó se mẹ́ sí so yóò wà máa tú yóò máa fi tó yóò máa fi sáàrin ọ̀rọ̀ yóò máa tú yóò máa fi tó yóò máa fi sáàrin ọ̀rọ̀ yóò máa dá ọ̀rọ̀ rúwà lójú so in tí ó yẹ káwọ́kọ́ ẹni tó bá pé ìpìlẹ̀ rẹ̀ súnnà ni àṣìṣe ò sọ pé kò ní dọ́n bídá ọ̀ bọ̀ tó bá yíkó sàṣìṣe èyàn látara ijtihad ó sì àṣìṣe èyàn látara owó ẹ̀rí àti tó hàn sí àṣìṣe èyàn agbádànù ṣùgbọ́n gangan a yìí fún ní ìtẹ̀rọmù torí kò sẹ́ni tí ò ní sàṣìṣe kò sẹ́ni tí ò sàṣìṣe so kò sẹ́ni tí ò sàṣìṣe so eléyìí táwọn sọ èyí táwọn afáà náà sọ ni wọ́n àbáwọn wọ́n yí ẹsẹ̀ àgẹ̀rẹ̀ wọ́n dó lórí ànà tí wọ́n wà ní ṣòro àwọn ẹni yìí a ní ká láṣẹ fún wọn a ká fún ìnìyànrọ́fù fún ni èyí tó bá yẹ kó wá jẹ́ ẹ̀tọ́ fún wọn èyí wà gbé ilé wọn lórí so láṣákà pé àwọn tí wọ́n ń lo gbogbo ọ̀rọ̀ àwọn àfáà yìí pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ tó ti pẹ́ àbáwọn ọ̀rọ̀ tán kọ́kọ́ sọ nígbàtí wọ́n sì torí àwọn ìkwọ́nù sunun àwọn gẹ lọ́dọ̀ àwọn àfá wọ́n fi ra wọn pamọ́ gẹn

so nígbà tó dúdú padà hàn sí wọn padà rí pé ah, àwọn ẹni ìyá aláburú ni wọn so nígbà tí òdúdó padà hàn sáwọn àfáà ìwọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni lòun àwọn èèyàn àwọn tó fẹ́ lo àkílùkọ̀rẹ̀ àwọn tó fẹ́ lo ìtẹ́fẹ́ lò fánù wọn ò nígbà kẹ́gbì kọ̀rọ̀dọ́wìwò yìí kọ̀rọ̀dọ́wìwò kìí sàlàyé fáwọn èèyàn pé èyí tí bàbá ọkọ̀ sọ ni ó pé wọ́n nígbà ìgbẹ̀yìn tó padà hàn sí wọn wọ́n sọ mí yóò wà máa sọ pé ìta bàbá yẹn sọ nìyẹn ní ẹni ànù yìí yóò mọ̀ sọ ìgbà pé ìtàn sọ ní ẹbí àpé ìtàn sọ fẹ́yìn yẹn yóò sì mọ̀ sọ láti fi dá ẹwọ tàwà ló kù ló ń bídà lọ́dọ̀ ẹni gbogbo àwọn àrùn bídà ló gbéra ìjókòó pé òun fẹ́ máa sallallahu alaihi wasallam ṣe lélẹ́ so well ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pẹ́ ní ànú ni ṣùgbọ́n sí ẹrí bí káwọn èèyàn bẹ̀rọ ọlọ́wọ̀n bagẹ ẹ̀yin tó hàn sí pé Qardawi ìwò ẹni ànú ni àwọn àfáàyìn sì ń bá sí ẹ̀ẹ́sìn propagate àwọn àfáàyìn indirectly ẹ̀ propagate ẹni iná nù ẹ̀ kò sí kò sí tẹ́fí tẹ́fí wọ́nù kó lára ẹni iná nìyẹn ẹ mọ̀ pé Qardawi ìwò ẹni ni ẹ̀yin náà gbà pé ní ẹni yìí èèyàn rí dèrè dégbà rẹ̀ ẹni tó tó wá dẹ̀ sí ọlọ́wọ̀n bá tó fẹ́ máa fún àwọn èèyàn ní ìfẹ̀míbalẹ̀ lórí àánú hmm, àmì ń ṣe ṣe rí ayà tó wà ní sọ́tọ̀ bá kọ́lọ̀ pé ìtàbárò alladhina tubi'u min alladhina taba'u wa taqatta'at bihimul asbab àmì ń ṣe àwọn èèyàn gbogbo àwọn tó ń dátẹ̀lé wọn yìí tó bá di ọjọ́ ọ̀gbìn ilé wọ́n láwọn ọmọ wọn rí nífà wọ́n sọ bá àwọn ọmọ kankan nífà àwọn ọmọ ń pa wọn nífà àwọn èèyàn sì tún wọ́n ma wá tí wọ́n sá sí lábẹ́ wọ́n sì tún ń fa àwọn èèyàn sẹ́ wọ́n fi wọ́n ṣe camouflage in tẹ́fì rí pé gbogbo àwọn gbogbo àwọn kílòkọ rẹ̀ àwọn dàkátírọ̀ yìí àwọn ẹni bí ni wọ́n ẹgbogbo kọ̀dọ̀ ìwẹ̀ wá dúró ìsọkúsọ tó ń sọ látijọ́ ìfà wọ́n sì ń wà rú mọ́ràn àwọn tó bá wá sọ àwọn wà aggressive aggressiveness yẹn àwọn tó bá sọ àwọn youth wà aggressive nù kọ̀ tó wíwọ́ ń wíwí kú wí ó ń fáwọn bídá ní ìfẹ̀míbalẹ̀ lórí anú wọn ẹlòmí ìgẹ́ tó mọ̀ pé anù lọ́wọ́n làwọn wà lórí ẹ̀ tó hùn náà jiyàn tó mọ̀ pé àníṣẹ́ àti gbàbẹ́ tó mọ́ ta fẹ́ kúlé lórí nì ó sì tó ń fi wọ́n lẹ́mí balẹ̀ pé àníṣẹ́ orí dáadáa lẹ́wà so sí irú níbẹ̀ ó lè ní mìzánù kankan nù súnnà so insha Allahu ta'ala a fúnra wa gbọ́ ọ̀rọ̀ wọn àfá yìí nípa jama'a ikhwanul muslimin àti jama'atu tabligh so àtàwọn nǹkan tí wọ́n sọ àti ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn nípa àwọn ènìyàn nígbàtí òdodo hàn sí wọn so ẹ ma wá wò ti bí kọ́ìdà ni pé in tẹ́yàn bá sọ gbẹ̀yìn in tẹ́yàn ma lò nípa ènìyàn ni in tẹ́yàn bá sọ gbẹ̀yìn in tẹ́yàn ma lò nípa ènìyàn ni so ọ̀rọ̀ tí wọ́n tẹ́yàn wà lórí ẹ̀ kẹ́yìn but ohun yíò wọ́n á dárú ma á pí ọ̀rọ̀ fáwọn èèyàn in tí ó fi yẹ kíyàn gbátàjẹ́ nìyàn nígbà míì gan tó ipé ẹlòmí ìfẹ́ inú rẹ̀ ni ó mọ̀ fi jẹ́ káwọn èèyàn gbọ́ tí kí ẹwù bàtà àti sàlàyé sí ṣe àwọn bàtà sàlàyé ṣáà sọ pé Sheikh Al-Albani ní pé wọ́n ní nígbàtà sọ̀rọ̀ àwọn àṣàyẹ̀rọ̀ sáà sọ pé wọ́n sọ pé but èyàn ṣàlàyé òdodo èyàn ṣàlàyé nǹkan tó jẹ́ òdodo but un yóò mọ̀ mọ̀ yóò mọ̀ tàwọn èyàn jẹ yóò mọ̀ tàwọn èyàn jẹ yóò mọ̀ gbé fáwọn èyàn ní gbé kíní láti da ẹ̀sìn ọlọ́wọ̀ bá rú láti méjì kí àwọn èyàn kan ròròdò well <laughs> Allahul musta'an so edika edika je koko ń bí ọ̀rọ̀ sheikh Salih Al-Fawzan nípa àwọn Ikhwanu Muslimun ẹ̀yí ká bẹ̀rẹ̀ níbi wọn torí ọdí òkan náà tó gbajúmọ̀ gan tó ma ń lò gan níbi àkọ́dà wà lórí YouTube pé Sheikh Salih Fawzan sọ pé àwọn Ikhwanu Muslimun wọ́n wà nínú Ahlus Sunnah wal Jama'ah so ẹ̀yí ká gbọ́ ibi tán ti bí bàbá lakin ma ní wọ́n bí bàbá pé ṣé tòótọ́ ni pé ẹ sọ pé jama'atul ikhwan muslimin àti jama'atul tabligh àtàwọn tó yàtọ̀ sí wọn gbogbo àwọn wọnú sàlàfíyà wọ́n ní eléyìí irọ́ ni àti iftira àti àhúnjọ lórí èèyàn wọ́n ní kò sẹ́ni tí ó wà lórí sàlàfíyà àfẹ́ tó bá wà lórí manhajus salaf wọ́n ní irọ́ lélẹ̀ àti àhúnjọ wọ́n ní kò ní wà ẹnìkan ní jẹ́ sálàfí kò ní wà lórí manhaj sálàfíyà àyàfẹ́ tó bá lórí manhaj àwọn sálàfí فهم سلفيون أما إذا كانوا مخالفين لمنهج السلف فليسوا سلفيين wọ́n ní tí tán bá wà lórí manhaj salaf salafiyun ni wọ́n bọ̀ tí wọ́n bá sí lórí manhaj salaf وليس سلفيون الرسول صلى الله عليه وسلم قال في الفرقة الناجية من كان على مثل ما أنا عليه اليوم وأصحابه وني أن يبزل الله صلى الله عليه وسلم فرقة الناجية بي أما تنوالوني إن كتموا والوني أتعوان صحابمي الرسول ما تركنا بدون بيان وني أن يبزل الله صلى الله عليه وسلم في والي لايس على إفوا أن يبزل الله صلى الله عليه وسلم وفي والي لا على إفوا تقردوي وجمو أروا فا تيمبا تبا تبا بامو àwọn ọ̀rọ̀ àwọn àfá tó bá bá fẹ́ ẹnu rẹ̀ mú tí ó mọ̀ sàṣàyàn rẹ̀ tí ń sàṣàyàn rẹ̀ tí ń mú tí ń mú tí ń mú tó wù tó sì pé kò sí ẹni tó yapa àwọn àfá ìtọ́ ẹni yìí kò sí ẹni tó yapa àwọn àfá ìtọ́ ẹni yìí so yóò sì máa mọ́rọ̀ wọn in tó bá wù yóò máa fi yóò máa fi yóò máa fi kí ànù lẹ́yìn yóò máa fi yóò máa fi sọpọ́tì ànù wọ́n ni ànábì sallallahu alaihi wasallam fi wálẹ̀ láti pé kó mọ́ sálàyé tó jẹ́ sálàfí yàtọ̀ sí tí è sí sálàfí question mi lè wọ́n ní ó tún ti tàkà lórí internet o fatwa kan fún nípa yín nípa jama'atul ikhwan muslimin ní pé wọ́n wà nù ahlus sunna wal jama'a wọ́n ní ṣe lè tó correct sheikh sọ́lẹ̀ fasani ana radatu ala hadha mo ti dá ọ̀rọ̀ yìí nù mo ti ṣe rọ́dù fọ́rọ̀ yìí wọ́n ní ṣùgbọ́n wọn ò kí gba nǹkan tó wà against wọn in tí bí kọ̀ọ̀dọ̀ wínà sí rí wọn ò kí ń gba nǹkan tó bá wà against wọn èyí tó bá èyí tó bá rí pó bá wọn mú kódà bí kí ní ẹ káwọn àfáà yẹn tó ti kó lọ́rọ̀ ẹ̀rọ yẹn èyí tí wọ́n mọ̀ lò nìyẹn wọ́n ní ibẹ̀ náà làwọn ti dá ọ̀rọ̀ yẹn nù làwọn ti rọ́dù lórí ọ̀rọ̀ yẹn níbi rọ́dù yẹn gẹngẹn wọ́n ní ṣùgbọ́n wọn ò ní tànká èyí tó bá wà against wọn wọn ò ní tànká èyí tó bá wà against wọn tí wọ́n wo Sheikh Sọ́lì Fawzān ń sọ pé àwọn ti kó lórí ọ̀rọ̀ pé àwọn ń sọ pé Ikhwānu Muslimīn wọ́n wà náà Ahlus Sunnah wal Jamā'ah síbẹ̀síbẹ̀ náà wọ́n ní bàbá sọ wọ́n ọmọ lọ ọ̀rọ̀ wọn náà pé a ah, Sheikh Baz ní pé wọ́n yìn Ikhwan Muslimin àti Jama'atu Tabligh so ní pé wọ́n yìn wọn so ẹ jẹ́ ká bọ́ fatuwa tó gbẹ̀yìn pátápátá tí Sheikh Baz tí wọ́n sọ nípa al-Ikhwan àtàwọn Jama'atu Tabligh hadith anabi sallallahu alaihi wasallam yẹn lè má gbọ́ kíní dada but ah, bó ṣe wà ń bí audio náà ni a ṣe ń ká fún wa yìí wọ́n yà hadith anabi sallallahu alaihi wasallam nípa ìpínyà wọ́n ni ah, ní pé anabi sallallahu alaihi wasallam sọ pé al'umma yóò padà pín ní pé wọ́n ni àwọn tabligh ní orí nǹkan tán wà lórí ẹ nínú àwọn ẹbọ àti àdádálẹ̀ àtàwọn ikhwan musulmi lórí nǹkan tán wà ń bẹ nínú ẹgbẹ́ kẹmọ pín àwọn èèyàn yẹlẹyẹlẹ àti ìmá jáde lé lórí lórí àti pé wọn ò kí ń gbọ́rọ̀ wọn ò kí ń tẹ̀lé olórí wọ́n ní sect tó wọ́n ní sheikh mi bá sọ pé tadkhulu fi thintayn wa sab'in wọ́n wọnú 72 ẹni tó bùn àgbọ́ kò clear dada but ẹni tó sún bẹ́ẹ̀ play tadkhulu fi wọ́n ní ọmọ khalafa aqidata ahli sunnah tadkhulu fi thintayn gbogbo ẹni tó bá ti yapa àkídà ahlus sunnah wal jamaa yóò wọnú 72 sect ànú yìí tán nàbí sallallahu alaihi wasallam sọ pé wọ́n wà núnà wọ́n ní ẹni ẹ̀ tún bèèrè pé ṣé wọ́n wọnú 72 sect wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wọ́n wọ́n gbọ́n tó ń pèpè sí wọ́n sì fi ìtẹ̀lá nábì wọ́n fi hàn wọ́n ní wọ́n ní ìjọ tí ó là wọ́n ní ti 73rd sect ní pé òun ni èyí tí ó là òun náà lè tó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam wastaqamat sì dó lórí ẹ̀sìn rẹ̀ wọ́n ní àwọn 72 sect yìí wọ́n ní àwọn kèfèrí wà nù wọn wọ́n ní ń bẹnu àwọn ẹlẹ́sẹ̀ so ilé ìtún jẹ́ rọ́dù fún jàbátá tó mú sọ pé gbogbo àwọn 73 yíò oníbídíà ní gbogbo wọn so gẹ́bí ẹ̀ sí ń ṣe rọ́dù fún ẹni tó jẹ́ aláṣẹ ètò irúkọ̀ lọ́wìwò yìí tó sàfẹ́ da ẹ̀sìn ọlọ́wọ́ bá rú tó fẹ́ kó gbogbo àwọn bídá àṣíntà náà ẹni tó fẹ́ yọ àwọn èèyàn kó nú ẹ̀sìn èèyàn nígbà fún wọn náà so ẹni tó fẹ́ yọ àwọn èèyàn kó nú ẹ̀sìn pé àníṣẹ́ kèfèrí gbogbo wọn kí ló yọ kúlù gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí ẹni yẹ tún béèrè pé àníṣẹ́ sí àwọn ọjọ́ méjèèjì yìí min dimnil ithnaini wa sab'in sí wọ́n wà nínú 72 sect yẹn bàbá ní na'am wọ́n ni wọ́n wọnú 72 sectanu yìí sẹ́ so ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbẹ̀yìn pátápátá ọ̀rọ̀ Sheikh bin Baz tó gbẹ̀yìn pátápátá nìyẹn nípa jama'atu tabligh àti jama'a al-Ikhwanul Muslimun ẹ jẹ́ ká tún gbọ́ àlàyé kan látọ̀dọ̀ Sheikh Ubaid nípa àwọn Sheikh bin Baz tó ti síwájú tí wọ́n jama'a Ikhwanul Muslimun tẹ́lẹ̀ ẹ wo bá ṣe ń ṣe tawfiq láàrin ẹwọ bá ṣe ń fi òdodo hàn o bí ẹ̀ ṣe ń fi tó jẹ́ òdodo hàn ẹlọ gbọ́kọ̀rọ̀dọ́ wíwò ìwíkúwí àti in tó bá fẹ́ ẹnu mu in tí ó mọ̀bọ̀ àwọn èèyàn gbọ́ كيف نوفق بين فتوى الشيخ عبد العزيز بن باز القديمة وهو يثني على جماعة التبليغ وبين الفتوى الذي آه، التي ذكرها الشيخ ربيع في كتابه آه، عن الشيخ عبد العزيز بن باز رحمه الله وهو يحذر من هذه الجماعه. نعم وني بي وان بي شيخ عبيد شيخ عبيد ابن عبد الله الجابري بو لا سي لي كوجوبو لاني فتوى شيخ ابن باز توني او التبليغ اي بولوري جماعه التبليغنا ار اوراما فالوري مبامو اتاما روتا يوتو مان بانا بيا تاتو sheikh Salih Fawzan náà ṣe pé àwọn sheikh Salih Fawzan wà láyé ǹsìn táwọn fi rí àwọn ọ̀rọ̀ ìta fi rí ìdànù ta fi ráwọn ọ̀rọ̀ ìdànù pé àníṣẹ́ òpòrọ́ lẹ́ni yìí ń parọ́ mọ́ ni so bí ọdí wọn méjì ni ó wà lọ́wọ́ tí wọ́n sọ pé àníṣẹ́ àwọn ní ń pa máwọn so báwọn kọ̀dọ̀wì bọ́n sí ma ń parọ́ máwọn àfáànìyàn bọ́n sí ma ń parọ́ máwọn àfáànìyàn in táwọn àfóòsọ gbẹ̀yìn àbáwọn ọ̀rọ̀ tán ti wọn látara àfẹ́ẹnú ìfẹ́ẹnú ìfẹ́ẹnú burúkú kíyàn ya onífẹ́ẹnú wọ́n ní kọ́wàá ìdá ni pé òfin tá ma lò ní pé al-akhdhu bi akhiril qawl ọ̀rọ̀ tíyàn bá wà lórí ẹ̀ nígbẹ̀yìn láàmù ẹniyẹ lé lórí lásọpẹ́ ẹniyẹ sọ ọ̀rọ̀ tíyàn bá wà lórí ẹ̀ nígbẹ̀yìn lásọpẹ́ ẹniyẹ sọ ẹ má wò ó kìí ṣe ìtàn kọ́kọ́ sọ ẹ wá wo in tí ó fi hàn sáwọn èèyàn ni pé a ní onífẹ́ ẹnu lẹ àwọn ẹni yìí onífẹ́ ẹnu in tó wù wọ́n náà ń tẹ̀lé àwọn ẹni yìí náà ń yapa wọn bàbá yìí jù àwọn náà ń yapa wọn jù àwọn náà ń gbógun ti gbogbo dáwà táwọn bàbá yìí ṣe tán tàkáyé àwọn náà ń wá bí ó ṣe wó bóò ní bí ò ní ò ṣe ní lọ síwájú àwọn náà ń wá bí ó ṣe wó ó tún wá sí gbérò àwọn ẹni yìí náà ó tún wá máa wá ọ̀rọ̀ àwọn àfáà yẹn tó fẹ́ sá lábẹ́ wọ́n máa wá pọ̀ tí ó yẹ sáwọn èèyàn bíbà pé àwọn àtàwọn bàbá yẹn ẹgbẹ́ làwọn àbáwọn jọ jẹ́ àwọn jọ máa ń ṣe wọléwọ̀dé ni àwọn jọ máa ń kìnìkan kìnìkan tó yẹ pé ìmí gan irọ́ ni ìmí irọ́ burúkú kéèyàn sáà fi kéèyàn fi rí kéèyàn fi ráwọn èèyàn tàn jẹ́ kama parọ́ tàwọn èèyàn àánú wà kìíní bàbá bí báṣì kìíní kan alẹ́lòmí yóò tún wá gbé tẹ́sí àtẹ́lòmí ń gbé kí pé lọ́dọ̀ bá tẹ́sí àbáyàn náwáwí nífà tẹ́sí àbáyàn náwáwí lẹ́lòmí mọ́ gbé kí pé àwọn ah, ní tẹ́sí àlọ́dọ̀ bàbá bí báṣì o so gbogbo oríṣiríṣi oríṣiríṣi kó oh, ní tẹ́sí àlọ́dọ̀ Sufyanu Thawri gan àwọn tó ju àwọn ẹni yìí lọ tán ní tẹ́sí àlọ́dọ̀ sofiano Thawri gan àbí tó tán ní tẹ́síkíà lọ́dọ̀ àwọn tàbí'ìn àbáwọn tó ní tẹ́síkíà àbáwọn tó wọ́n kéwú gan lọ́dọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ilé yìí sì ṣe dẹ́mù fáwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tó rúpọ́ lọ́wọ́ balọba tí ma ń tọ́yọ̀ sọ́nà ìmọ̀nà òsí lọ́dọ̀ ẹni kankan ìmọ̀nà òsí wọn bá èyàn bá ní 36 tẹ́síkíà 1000 tẹ́síkíà tó bá wà lórí ànù orí ànù yẹn náà lóyí wà so wọ́n sì ma ń ta àwọn èèyàn wọn ò ní jẹ́ káwọn èèyàn rí òdodo pé ah, àwọn àbáyí padà rí o wọ́n sì padà sọ̀rọ̀ ẹwú lájínà dáyìmà náà àní lájínà dáyìmà ní ọ̀rọ̀ tán fi yí Ikhwanul Muslimina àwọn hay'atu kibari al-ulama wọ́n ní òun náà ti gbé mi jáde ń sinmi òun náà ti gbé mi pé àwọn Ikhwanul Muslimin sẹ́ àwọn terrorist organization ni wọ́n ìtàn sọ nìyẹn gbogbo defend tí wọ́n defend in tí defend ìtí ìhùn déwájú Ọlọ́run Ọba tí ó gbogbo àwọn tántàlẹ̀ wọn tó ń sọ páwọn mọ̀mọ́ rí wọ́n ní in tí ó jẹ́ ọmọ gọ́gọ́ líbì ní pé akhirul qawlayn èyí tó gbẹ̀yìn inú ọ̀rọ̀ méjèèjì àtèyí tó rinlẹ̀ tí èyí tí ẹni ẹ̀ dúlé lórí gbẹ̀yìn àti èyí tó sì pé ijtihad rẹ̀ padà gbé lọ sí nígbẹ̀yìn wọ́n ní kọ́ general principle lélẹ̀ general principle ni tẹ́rí tó bá ti wá débi pé principle yìí ò bá fẹ́ nú wọn wọ́n yí padà wọ́n yí principle yẹn padà àwọn onífẹ́ bá sí máa ń ṣe nìyàn سواء في ذلكم wọ́n ní níbi ọ̀rọ̀ àwọn olùmọ̀ yálà ó jẹ́ Sheikh Al-Aziz Bin Baz ni àbáwọn ẹlòmínà nínú àwọn onímímọ̀ wọ́n ní alamari aláwọ̀kọ́ ni alamari ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní jama'a tabligi àwọn tabligi wọ́n ní ìṣesí wọn àmà wọn wọ́n ní alamari wọn hàn alhaditha allati kulluha ala dalal wọ́n ní ó anú àwọn jama'a tí wọ́n ń pèpè sí dáwà tán jẹ́ jáde tó sì pé wọ́n wà lórí anú ni wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní Sheikh Rabi' thiqa ni wọ́n ẹ̀kùn wá sí Sheikh Rabi' ọ̀rọ̀ Sheikh Rabi' wá ibi tán ti nàkọ́lá rẹ̀ wá ọ̀rọ̀ Sheikh Ibn Baz látún fún àwọn agbọ́n síyàn ibi táwọn náà ti sọ pé wọ́n wà nínú àwọn 72 sect tó jẹ́ anù bàbá sọ pé ń bẹnu wọn tó jẹ́ kèfèrí ń bẹnu wọn tó jẹ́ lẹ́sẹ̀ náà àbúyá ká dó ń bí ọ̀rọ̀ Sheikh Ubayd báyìí tó tó láwọn nǹkan tá ìfẹ́ fún àwọn agbọ́ pọ̀ gan so ọ̀rọ̀ Sheikh Ubayd nìyẹn ọ̀rọ̀ Sheikh Ubaydi nípa abẹ́yàn ṣe ṣe tawfiq bóòlè yóò ṣe kó Sheikh Muqbil náà lọ́rọ̀ Sheikh Ammani náà lọ́rọ̀ Sheikh ah, hatta Sheikh Uthaymin kódà Sheikh Uthaymin àwọn náà lọ́rọ̀ níbi tó ti ń fi àwọn Ikhwan Muslimin tó ti ń fi wọ́n ti sí àwọn terrorism ẹ̀yẹ́ká gbọ́lọ́ nígbàtí ọ̀rọ̀ àwọn Ikhwan nígbà wá hàn ẹ má gbọ́ ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí wọ́n ní nígbà tí ọ̀rọ̀ àwọn ikhwan tó wá hàn àwọn tó ṣe pé wọ́n ma ń jáde wọ́n ma ń pínyà láìsí hikma wọ́n ní àbí islam ṣe wá dàrú bí reality islam bó ṣe báwọn yóò ṣe understand the reality islam ó tún wá lékún sí lọ́dọ̀ àwọn westerners àtàwọn tí è sí westerners wọ́n ní àwọn tó sì ń ṣiṣẹ́ fún wọn ẹ mọ́ bọ́ àwọn tó ń ṣiṣẹ́ fún wọn sheikh othemi sọ pé àwọn tó ń ṣiṣẹ́ fún ikhwan muslimin ni àwọn tó máa ń lo àwọn bombs yìí ni láàrin àwọn èèyàn tó máa ń blow ara wọn láàrin àwọn èèyàn هذا النجاة في سبيل الله wọ́n ní tán rò pé in táwọn ṣe yẹn jihad ní sójú ọ̀nà Ọlọ́run Ọba ẹ mọ̀ wọn kẹ́wọ́ in tí sẹ́kùsẹ̀ ní ìsọ́npa àwọn yóò dúdú sámúnibá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí Ikhwanul Muslimin ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì pé wọ́n padà join àwọn terrorist tó hàn gidi gẹ́gẹ́ bí Al-Qaeda ni gẹ́gẹ́ bí ah, ISIS ni gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí Daesh gbogbo àwọn oríṣiríṣi àwọn terrorist organization gbogbo ayman al-zawahiri ó wà náà àwọn ikhwanul muslimin tẹ́lẹ̀ ó wà náà àwọn ikhwanul gbogbo eléyìí ni àwọn kọlùtọ́wì wọn ò ní sàlàyé fún yín wọn ò sì ní sàlàyé fáwọn tó fẹ́ mọ̀ òdodo wọn wà máa tàn wọ́n jẹ wọn máa tàn wọ́n jẹ wọn kan wọ́n máa fún wọn láwọn ijmalat ibi táwọn afá ti sọ̀rọ̀ ẹgbẹ́ tafsiri jáde ibi tí wọ́n ti sàlàyé ní táwọn àwọn ikhwanul muslimin wà lórí ẹ̀ kéyàn wá kí àwọn arìbò yóò rí dáadáa in tán fẹ́ fún ìlú iná nìyàn bí ló ṣe bàjẹ́ àwọn èèyàn sì dákẹ́ lọ nítorí ipò nítorí ipò tán ti dìmú nítorí ìmá báwọn ènìyàn wọ́n sì dákẹ́ lọ wọ́n sì wọ́n wọn wọ́n ní reality ni pé àwọn ènìyàn wọ́n se ìbàjẹ́ fún Islam rẹ̀ àwọn Ikhwanus ni wọ́n gbogbo alẹ́làgbọ́ àwọn ìkwánù súnmọ̀ ń sọ wípé wọ́n ṣe ìbàjẹ́ fún Islam gan wọ́n ní wọ́n ṣe ìbàjẹ́ fún Islam wọ́n tún ṣe ìbàjẹ́ fún àwọn mùsùlùmí ní ọ̀nà tó pọ̀ gan wọ́n ní kí làwọn ènìyàn ṣe mú bí ṣé àwọn lẹ́yìn ìgbà tí wọ́n gbogbo àwọn ìwà àwọn yìí tán ṣé àwọn kèfèrí sán súnmọ́ islam ni àbí wọ́n tún jìnà sí sí wọ́n lékún ní ìjìnà sí islam ni wọ́n ní àwọn tó wá jẹ́ mùsùlùmí gan wọ́n fẹ́ lè máa bo ojú wọn wọ́n ní kán má bàá fi tí wọ́n sí ara ìjọ yìí almurjifa tọ́ífà ti dankaru àwọn murjifun àwọn tó ma ń dankaru àwọn tó sì pé wọ́n ma ń dankaru náà ni wọ́n ni islamu sì bọ́ pákó nù rẹ̀ ẹ ń bọ́rọ̀ àwọn bàbá yóò àwọn ọ̀rọ̀ tó ń sọ káyìn ni ó àwọn ọ̀rọ̀ tó ń sọ káyìn ni ó ní pé ìgbà tí ìkhwánù hàn ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣèbàjẹ́ àtàwọn tó fẹ́ da ìlú irú tó fẹ́ tí wọ́n fẹ́ tán sáà fẹ́ jẹ́ káwọn èèyàn kí ìnira dé bá wọn ẹ máa wọ́n tí èèyàn sọ fáwọn èèyàn a ní àwọn èèyàn táwọn èèyàn bá ń pè wọ́n sí dáadáa báyìí tó jẹ́ ti wọn wọn ò ní gbọ́ gbogbo àwọn tán sọ pé kí wọ́n dàlúrú yìí tán kán máa dàlúrú ẹ wo àwọn ọkọ̀ tán lò àwọn tán sọ fún yín pé àwọn tó wọ́n sọ fún yín pé ẹ jáde lórí wọ́n lọ́kọ́ wọ́n ní oríṣiríṣi ilé àwọn èèyàn wọ́n ní ṣe làákàí wọ́n sì ń tàlé wọ́n tẹ̀lé àwọn ènìyàn gọ́gọ́gọ́gọ́ gbogbo táwọn ènìyàn náà fẹ́ nìyàn against olórí ká da gbogbo olúrú kí a máa wá jẹ àwọn èèyàn àwọn tálákà kí a máa jẹ wọ́n nígbà táwọn èèyàn bá wá fọwọ́ ni làákàí wọn tó kọ̀dọ̀dọ̀ wígbà tí gbogbo ẹ̀ dàrú ó sá lọ gbogbo wọn nígbà tí eh, abu muhammad al-maqdisi nígbà tí gbogbo ẹ̀ ó sá lọ abu qatada al-falastini nígbà tí gbogbo ẹ̀ dàrú ó sá lọ gbogbo wọn gbogbo wọn bá ṣe ń sá nìyẹn kódà ìmí inú london ló sá lọ wọ́n tún wọ́n fẹ́ extradite wọn sí lọ sí us wọ́n ní kama extradite ohun o ẹwọ oríṣiríṣi nǹkan tó pé us àwọn òfin àwọn us tó lè lórí àwọn criminal báwọn àwọn òtí ẹ̀ wọ́n lè mọ́ tráyẹ̀ gan òun ní gbé lọ sílé ẹjọ́ wọ́n ní kán lọ jù sí Guantanamo lẹ́sẹ̀kẹsẹ̀ kó ma lò sẹ̀mí bẹ́ so oríṣiríṣi gbogbo táwọn ẹni yìí ń fẹ́ ni gbogbo àwọn ọ̀daràn yìí táwọn náà ma ń sọ nìyẹn bí i Muslimin ìyẹn dáadáa ni wọ́n kìníkà kìníkà oríṣiríṣi àwọn oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ tẹ́sà fífẹ́ da àwùjọ rú àwọn èèyàn sì wọ́n wò wọ́n nítorí ipò wọn الله المستعان wọ́n ní ṣẹ́kù tèmí sọ pé ìsìláàmù bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn ẹni wọ́n ní kódà nígbà táwọn sọ̀hábà àwọn tán ṣe jihad wọn ò kí ń lọ sí àwùjọ àwọn àwọn kèfèrí ní pé kí wọ́n lọ kàn lọ pa wọ́n báyìí báyìí ní iṣẹ́ ń ṣe báyìí ṣẹ́kù tèmí ló ń sọ̀rọ̀ wọ́n ní láyíláyí wọ́n ní àyàfi jihad tó ṣe pé jihad tó ní purpose wọ́n ní gbogbo àwọn nǹkan táwọn ẹni yìí ń dánwò ní òdodo àdínkù ní fáwọn mùsùlùmí àdínkù wákọ́ àdíkùkọ gbogbo àwọn ilé tó ń sọdá oró ní Libya ní ní Syria ní láwọn orísìírísìí ìlú ní ní Sudan ní ẹ̀rọ̀n búra pẹ̀lú Ọlọ́run Ọba ní pé àdíkù làwọn ènìyàn kó Islam wọ́n ní torípé àti ráwọn rìsọ́ọ̀tì wọn kò sí rìsọ́ọ̀tì kankan bẹ̀ ìdàkejì ló máa wáyé wọ́n tó báyìí pé a ṣe mọ́jẹ̀mọ́ hikima sí níbi gbogbo àwọn kìíní ni a bẹ̀rẹ̀ wọn bá ní ẹ̀mí ara wa wọ́n ni a bẹ̀rẹ̀ wọn bá láàmì Sheikh Uthaymeen darí wá sí bóò láti trump jọ sí ni o káwà gangan kakọ́kọ́ múra síra wa lẹ́yìn bàtà bá ti múra trump jọ sí ní láwọn ojú wọ́n ní eléyìí rìsọ́tì tí ó padà mú wá rìsọ́tì tí ó dáa ni rìsọ́tì tí ó dáa gẹ́bí rìsọ́tì sheikh mohamed bin abdul wahab sheikh mohamed bin abdul wahab ma kórìíra gan wo sheikh mohamed bin abdul wahab ma kórìíra gan wàhábíyà wàhábíyà ẹ ma wo gbogbo àwọn ẹni yìí ẹ ma wo bọ́n ṣe ń sheikh uthemi tí wọ́n yìn tí wọ́n pọ́nlé tí wọ́n ṣe sharhu tíra wọn àwọn ni àwọn ẹni yóò sheik mohamed bin ahab ẹ̀ wàhábíyà kíníkà kíníkà aláṣejù ó pẹ gbogbo mùsùlùmí kèfèrí ẹ mọ́ bá fi ń fi làákà àwọn èèyàn ṣeré àwọn èèyàn náà wọ́n sì ya dìdìrìn wọ́n sì ń tẹ̀lé wọn àwọn èèyàn wọ́n sì ń ṣe gọ́ọ̀gọ́ tẹ̀lé àwọn tí wọ́n tún mú wọn lọ sínú náà náà báyìí ẹ wo fa àwọn ẹni yìí ń kórìíra sheik mohamed bin ahab ní kórìíra tó ní agbára gan sheik tèmi yìí wọn ò lè má ṣe sharhu tí a sheik mohamed bin ahab wọn ò lè má ṣàdúrà fún wọn wọn ò lè má bẹ̀lọ́ fún bàbá yìí sheikh Fawzan gbogbo ẹni tó bá ń tí ma ń lára sí sheikh Muhammad ibn Abdul Wahhab báyìí o ma ń lára sí wọn ẹwà wo àwọn ẹni yìí in dáfi rí pé kìí sòdodo àwọn ẹni yìí fẹ́ pè yín sí wọn ò ní òdodo kẹ́kẹ́ tó fẹ́ pè yín sí wọ́n wá wọn ọ̀rọ̀ tí wọ́n fi kún ìbàjẹ́ wọn lẹ́yìn tí wọ́n sì fi dá gbogbo olúrú ni wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ ń ṣe àwọn èèyàn náà dẹ̀ ẹjíká tún bọ́ ọ̀rọ̀ ah, Sheikh amman aljami lára àwọn àgbàfà náà wọn kọ́nà ọba kó bá wa ṣe dáadáa fún kó bá wa kẹ́ wọn ọ̀rọ̀pọ̀ gan sheikh mukbil sheikh luhaidan ẹka tó ẹ̀tún gbọ́rọ̀ sheikh luhaidan ẹka tó gbọ́rọ̀ sheikh luhaidan ana qara'at kathiran kutuba sayyid qutb wọ́n ní àwọn ka ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra sayyid qutb kìí sọ̀rọ̀ yẹ ka tó wà ń bí ń bá ọ̀rọ̀ sheikh luhaidan nù ẹ̀bọ̀n gbọ́lẹ̀ كتب حسن البنا ولما كاتب حسن البنا ليسوا أهل عقيدة ولا هي ويسيوني عقيدة ويسيوني عقيدة أهل السنة والجماعة وسيد قطب أكثر مجازفة وني سيد قطبي يقول لي أوجاني تمان يقري قادة أتي تمان كريتيسايزي بعض الصحابة àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ẹ máa wò ẹni tó fẹ́ jẹ́ ká máa tẹ̀lé ni o àwọn ikhwan muslimin olórí àwọn ikhwan ni o tó fẹ́ jẹ́ ká máa tẹ̀lé ní a máa lálà sí àwọn annabi ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí annabi Musa àtàwọn amina gbogbo àwọn kan tí Sheikh Rabi ń sọ tán tó wọ́n ló pùrọ́ ni o Sheikh Al-Hudaina náà ló ń sọ̀rọ̀ ni gbogbo ẹ̀ náà ni Sheikh Salih Al-Wahidani sọ oh, ó Sheikh Al-Wahidani ó dókùrọ̀ nítorí ẹ̀ tí Sheikh Salih Fawzan bá tún sọ̀rọ̀ ẹ̀ àwọn náà dókùrọ̀ nítorí ẹ̀ tàwà ló kù tí wọ́n yàn fún láàfà kò sẹ́ni tí ó kù jù àwọn tó wà lórí ìròrí فهذه كتب ليست كتب علم حقيقة wọ́n ní gbogbo àwọn tíra yìí kìí ṣe tíra mọ̀ وظلال القرآن ليس wọ́n ní kìí ṣe tíra àwọn tó ti ẹ̀ lákìídà nú wọ́n ní ظلال القرآن kìí ṣe tíra tafsir gan هو في الظلال فقط wọ́n ní abẹ́ bògí náà ló wà tó tọ́ بالنسبة للأخوان المسلمين عموما wọ́n ní in táwọn sì ń sọ yìí Ikhwan Muslimin làwọn fi ń báwí ní gbogbogbò in ta gbàlérò yìí ikhwan muslimin la fi ń bá gbogbo wọn èso láàkí wọn èsẹ àwọn tó wà lórí àkídà tó lálàáfíà la yaqumuna qiyama man wọ́n ní àwọn ikhwan muslimin wọn ò ẹni tó fẹ́ pè àwọn èèyàn sí tawhid wọ́n náà يريدون أن سلطة إسلامية wọ́n ní àwọn èyí tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ jẹ́ kí ìjọba ìsìláàmù kó dúó wọ́n wò pé táwọn bá ti establish ìjọba islam àwọn àmà darí àwọn èèyàn sí dáadáa anna lahum min dhalik bóò náà ti fẹ́ ṣe yẹn bóò lè ṣe possible bóò lè ṣe possible allahul musta'an àwọn olórí ṣe bẹ́ so oríṣiríṣi oríṣiríṣi ìtànjẹ tí wọ́n ta àwọn èèyàn jẹ gbogbo bí tó ń ti àwọn èèyàn lọ náà kágbàjọba kárí ìjọba sí ẹ jẹ́ ká tó gbọ́ Sheikh Hamdan náà في جماعه التبليغ؟ في كثير من الناس يخرجون معهم ويقولون يذهبون الى الهند ويصلون في مساجد ذا قبور ويقولون نحن ندعو الى الله. wọ́n ní wọ́n bí Sheikh Hamdan pé kí lẹ́rí sáwọn jama'atu tabligh àwọn èèyàn máa ń jáde pẹ̀lú wọn máa lọ sí India pẹ̀lú wọn wọ́n lọ sáwọn sàárè wọ́n ní àwọn pèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba هذا سؤال طارئ وعارض شفهي الجواب جماعة التبليغ والإخوان المسلمون وني أتي جماعة التبليغ أتي الإخوان المسلمون والسروريون أتوا سروري أوان جو كنان نينو أوان جو إخوان المسلمين أوان سروري aburú tí wọ́n náà ní agbára gan àbúrútí ọ̀nà ní agbára gan lára àwọn tí kọ̀rọ̀ dọ́wí ìwò tó ń dìfẹ́ndì náà nìyẹn so lára àwọn tó tún dìfẹ́ndì ní ẹ̀dà tàwà ló sẹ́kù ló ń bídá lọ́dọ̀ ẹni yìí ta ló sẹ́kù ló ń bídá nígbà tó ní pé òun gbéra rẹ̀ nígbé pé òun fẹ́ dáàbò gbogbo bídá ni òun sì fẹ́ wó súnà nẹ́bì wọ́n ni àtàwọn hizbu tahrir lára àwọn ọjọ́ tó nù náà lélẹ́ iná àti gbogbo àwọn tán bá so papọ̀ mọ́ wọn kulluha fitan wọ́n ni gbogbo ni gbogbo ẹ̀ fítànì ní gbogbo ẹ̀ fítànù uridat alaykum imtihanun wa ikhtibar wọ́n ní fítànù tó jẹyọ sí yìí ni wọ́n ní àdánwò ni antum amama al-ikhtibari wal imtihan wọ́n ní Ọlọ́run bá ń dán yín wò ní ẹ̀ ń ṣe exam báyìí ẹ wà wájú àdánwò àti exam ní báyìí antum ala al-khat wọ́n ní ẹ wà lórí ìlà ẹ wà lórí ọ̀nà والجماعات هذه تريد أن تخرجكم من الخط wọ́n ní àwọn jẹ gbogbo àwọn ọjọ́ yìí wọ́n fẹ́ gbé yín kò lórí ojú ọ̀nà yìí بنيات الطريق ومن خرج عن الخط إلى بنيات الطريق wọ́n ní ẹni tó bá sì kú lórí ojú ọ̀nà tó wá lọ síbi àwọn ẹgbẹ́ ọ̀nà wọ́n ní yóò sọnù nihayatu al-halak wọ́n ní ibi tí ó padà pa ibi tí ó padà tán sí òun náà ní ibi ìparun ibi tí wọ́n ń pe àwọn èèyàn lọ ní báwo làwọn èèyàn ó ṣe parun ẹlòmíì náà ẹni tí ń pè ọ yìí ẹni tí ń pè ọ pé káwọn takòjọba káwọn ṣe gbogbo èyí ìwọ wo bí orúsẹ̀mí ti ń lò ó lọ́kọ́ ó nílé ni ya ń jẹ òmọ́ tó jẹ òmọ́ tó láàárọ̀ tó lọ́sàn tó bá wá yá tí gbogbo ẹ bá dàrú yóò sákó ń lù ìwọ àtàwọn ọmọ rẹ gbogbo tó ń ṣẹlẹ̀ ní Syria ni ẹwọ àwọn tálákà ọmọ wọn kú ìyàwó wọn sọ ìyàwó nù ẹlòmí ń wọn tó yí pé ó lọ́mọ mọ́kànlá gbogbo wọn kú sínú lẹ́wàá yìí ẹni tó lọ́mọ mọ́kànlá gbogbo ẹ̀ ilé wó pa gbogbo àwọn mọ́kànlá báyìí bàbá nìkan ló survive látara aburú àwọn Ikhwan Muslimin náà ni ìgbà tí gbogbo ẹ̀ sì dàrú àwọn wọn fèrègé wọn kò lù Masha Allah lidhalik la ansahu ahadan wọ́n ní nítorí eléyìí àwọn ògbẹ́ni kankan ní márùn bilintima ila ayi jama'ati min hadhihi al-jama'at ní pé kó máa fi ara ẹ̀tì sínú kan nínú gbogbo àwọn jama'a yìí wọ́n ní ẹ̀rí àwọn jama'a tabligh o hasaba fahmi ní ìwọ̀n bá wọn ṣe mọ̀ wọ́n o la attahimuhum affiliation gẹ́gẹ́ bí àwọn ìjọ yòókù walakinnaha jama'atun sufiyyatun kan ṣùgbọ́n yìí táwọn jẹ́ ni pé jama'a sufi ni wọ́n sufi láwọn tabligh إلى جماعة ربما تستبيح الاستغاثة بغير الله والطواف بالقبور وني àwọn jama'a sufi ni wọ́n tó ti pé wọ́n tó ti pé wọ́n ó súnmọ́ ká máa fi àwọn ti sí àwọn ìjọ tó ti pé wọ́n bọ̀ sàárè àwọn ká máa wá ìyàkílùkọ̀ rẹ̀ àánú lọ́dọ̀ ẹni tó wà nù sàárè bó sì ṣe rí náà nìyẹn olórí jama'atu tabligh Muhammad Ilyas sàárè rẹ̀ ó wà nù mọ́sálásí sàárè Muhammad Ilyas in táwọn tẹ̀blígì tí wọ́n in tàn sọ fún in tàn tẹ́yàn sọ fáwọn èèyàn ni pé a ní sẹ́ gbogbo àwọn kọlọ́wì wòyí wọ́n fẹ́ tí àwọn èèyàn lọ sí bí anù ni bóòlẹ̀ sí àwọn èèyàn ó ṣe bàjẹ́ bóòlẹ̀ àwọn èèyàn ó ṣe dọ́dọ̀ Ọlọ́run ọba tí wọ́n wà mọ̀ jẹ̀ka àbámọ̀ ìka àbámọ̀ tí wọ́n nílé padà sáyé in tí wọ́n fẹ́ tí àwọn èèyàn lọ nìyẹn torí pé tán bá sàlàyé àwọn kìíní ilẹ́kùnrẹ́rẹ́ pé in táwọn jẹ́ máa tó tẹ̀blígì ń tán sí kò sẹ́ni tí ó sì rí wọn lẹ́yìn dáadáa kò sẹ́n tí ó rí pé wọ́n kàn wà lórí àṣìṣe ni wọ́n wà lórí ànù ni wọ́n kà sàṣìṣe ni àṣìṣe wọn ni ẹjá mú àṣìṣe kọ́ orí ànù náà wà bá mọ́ dókítọ̀ kan tó pé kò mọ́ dókítọ̀ wọn mọ́ èyàn operate so tó bá gbọ́bẹ̀ mú báyìí bí ni ma ń wá ìgbà tó bí ó bá fi bọ́lẹ̀ so ká sọ pé Eh, ọkàmà aláṣìṣẹ́ ni hmm. ìgbà dókítà ọkàmà ń sáà ìṣẹ́ ni ẹmọ́ ẹ̀yẹ kọ́ àwọn èèyàn lọ́sọ́dọ̀ rẹ̀ àṣẹ tó bá ń ṣe ní ẹjá mọ́ sọ fáwọn èèyàn ẹkàn já mọ́ sọ fún àwọn èèyàn pé ma ń gé apá èèyàn ni kìí sẹ̀ mí wọn ní ma ń gbà so ó bá láàká ìmù so ẹ̀hẹ́ lára àwọn nǹkan táwọn jẹ́mà tẹ̀blík tó tún wá fi tó fi jẹ́ kí ọ̀rọ̀ wọn kó pamọ́ sáà ọ̀rọ̀ àwọn àfáà mamlaka ṣe rí àwọn tẹ̀blígì tán wà ní Saudi ẹgbẹ̀ wọ́n yí sábà ṣẹbọ àwọn ní sábà ṣẹbọ wọ́n yí ṣe gbogbo àwọn ẹbọ tó hàn tó máa hàn láwọn ọ̀dọ̀ Pakistan tó ipé àwọn Pakistan tí wọ́n bá débẹ̀ wọ́n gbà ah, súfí làwọn ilé so wọ́n sápamọ́ gan wọ́n sápamọ́ gan in táwọn afáà fi ṣe husnu dhọ́mù sí wọn gan ni ẹ tó láwọn náà ti gbọ́dá àwà tàwíìdì yẹ tó dáwà tàwíìdì yẹ làwọn náà wọ́n rò papọ̀ Uh, ojú ọ̀nà tabligh wọ́n ní Sheikh Hamad ẹwọ kíyànjú ń dédé in tàn sọ ni ẹwọ kíyànjú ń dédé Sheikh Hamad ní sọ pé àwọn tó wà ń lú yìí á ah, àwọn ò kẹfin bẹ́ẹ̀ sí wọn pé àwọn máa ń pèpè sẹ́bọ̀ bó ti ṣe rí nìyẹn bó ti ẹ̀ padà jẹ́ pé lára àwọn nǹkan tó jẹ́ kí mọ́láka sún padà lé lọ́rọ̀ tẹ̀blígì náà ni pé àwọn tẹ̀blígì ẹlẹ́bọ náà ti wọnú ìlú wọ́n lọ sáwọn lẹ́tọ̀lẹ́tọ̀ tó ń pa àwọn èèyàn sí tó ipé irú islam tán fún irú islam ẹbọ ní kódà wọ́n bí ìkanú àwọn afá bẹ́ so gbogbo ibi tí aburú ibi tí aburú wọn ibi tó padà dé nìyàn wọ́n ní ṣùgbọ́n àwọn tí wọ́n àwọn headquarter tán fi àwọn ti sí wọ́n ní ẹbọ wà lọ́dọ̀ wọn kódà shirkul akbar ó lè wà lọ́dọ̀ wọn walidhalika la da'i wọ́n ní nítorí náà kò sí nǹkankan tó pèpè fún lil khuruj ma'hum days aw bi arba'ati ashhur àbí kí ló kọ months ìjáde lóṣù mẹ́rin 40 hada tanzim wọ́n ní gbogbo àwọn àgbékalẹ̀ yìí بالأربعين أربعينات هذا تنظيم بدعي وني ní gbogbo àwọn àgbékalẹ̀ àgbékalẹ̀ bídíà ni bó ṣe rí náà ni ẹ̀ ẹlùmí àmọ́ sọ pé àṣẹ́bẹ̀ iná ma ń ṣe alkọ̀ ní sunday sunday kẹrí kìní kan wà tí ìyá àwọn èèyàn àwọn kankan wà tí ó ta alákọ̀ mọ́ ìbádà àwọn kankan wà tí ó ní kankan ṣe pẹ̀lú ìbádà tí èèyàn bá ṣe alkọ̀ sunday sẹ́yìn tó ṣe alkọ̀ sunday yóò sọ pé ẹni tí bá ń ṣe thursday ṣé yóò sọ pé ó ń ṣe tí ó dáa ẹni tó ṣe alkọ̀ sunday ṣe tí ò bá ráyè só lè gbé sáàdẹ̀ àbí kò lè gbé sí so ìyẹn kò tàà lákọ̀ máa ìbádà but àwọn tẹ̀blígì ti so àwọn ọjọ́ yìí wọ́n ti fún ní súrọ̀ tó jọmọ́ ìbádà 4 days olóla báyìí 40 days olóla báyìí 4 months so gbogbo àwọn mẹ́rin mẹ́rin ẹ̀tọ́ àmọ́ mẹ́rin mẹ́rin náà fi dé mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin náà fi dé so ibo ni ẹ̀rí ti wá fún gbogbo yẹn in tó fi jẹ́ bídá nìyẹn náà ibo ni ẹ̀rí ti wá fún yẹn pé yẹn eh, tí yẹn bá ti gbé nǹkan kalẹ̀ eh, eh, in tí ó sọ halkọ̀ sunday náà di bídá ní pé kí yẹn sọ pé ah, halkọ̀ sunday yóò tí yẹn bá ń ṣe halkọ̀ sunday sunday ohun tí yẹn bá rí mẹ́ta sí léra wọn a ah, irú ládàbà yóò ní ládàbà àbí in tó bá fi lè jẹ́ kó jọ súra pé èyàn fi àtàtì kìníyàn gẹ́gẹ́ mọ́ ìbádà yóò sọ kìníyàn di bídá àwọn táwọn tẹ̀blígì sí ń ṣe nìyẹn àwọn ní àwọn oríṣiríṣi ẹ̀san tán ti bù kalẹ̀ fẹ́ tó bá ṣe 4 days ẹ̀tọ́ wọ́n mọ̀ wò ẹjẹ́ fún ilá pẹ̀rẹ̀ kan in tí ó tún jẹ́ kó yíyàn sí tí ẹ̀ bá ṣe halkọ̀ ní Sunday tó ṣe halkọ̀ méjì ó ṣe halkọ̀ ní ọ̀sẹ̀ méjì ní Sunday ẹlòmíwá ṣe yọ̀kan sí a sọ pé sáàsọ̀fẹ́ nìyẹn pé harkọ eh, méjì tó ń ṣe yẹn ó dájú ẹyọ kan tí yẹ ní ìṣẹ́lọ a ní sọ bẹ́ẹ̀ fẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn tẹ̀blígì bó bá ṣe 4 days ó ṣe bẹ̀rẹ̀ ní o bó bá ṣe 40 days ọlọ́run ti fẹ́ máa ṣàánú rẹ̀ díẹ̀díẹ̀ lọ́dọ̀ wọn bó bá ṣe 4 months ojú rẹ̀ ti ń láwọ̀ bó bá wá ṣe ọlọ́dún mẹ́rin àhá ó ti gbapò so ó ti gbapò so wọ́n tún wá gbá àwọn mọ̀rọ́tìbù àwọn pò àwọn pò àwọn pò oríṣiríṣi fún gbogbo àwọn kìíní àwọn tenzimat àwọn àgbékalẹ̀ wípé bíbà pé èyàn dá ìsinmi kalẹ̀ gbẹ ó lè tó mọ̀ sí fáwọn ará ilé rẹ̀ lé o àwọn èyí tó mọ̀ sí báyìí lé o àwọn gbà báyìí mọ̀ sí lẹ́yìn àwọn ọ̀ràn èèyàn lẹ́yìn gbogbo àwọn àwọn nǹkan tọ́lọ́wọ́ bò sọ kalẹ̀ لا أساس له ثم اعتبار الخروج نفسه في سبيل الله بدعة wọ́n ní lẹ́yìn náà kẹ́ẹ̀mọ́ wò pé lẹ́yìn náà Sheikh Hamad ló ń sàlàyé wọn pé kátúwà máa rò pé ìjáde táwọn jáde yẹn sẹ́ sójú ọ̀nà ọlọ́ọ̀ba ní pé sójú ọ̀nà ọlọ́ọ̀ba ni bídà wọ́n ní khuruju gangan fúnra rẹ̀ ìjáde sójú ọ̀nà ọlọ́ọ̀ba lọ sí dáwà yẹn gangan tánàwọn sí yẹn ohun gangan fúnra rẹ̀ ò lè jẹ́ fi sabilillah in in kharaj liyuqatil wọ́n tó bá ipò jáde ṣe àwọn pé àwọn tẹ̀blíkì gbà pé bó bá délù tó ń lọ gan sáà ti jáde pò fẹ́ lọ dáwà bá jáde gan bí bá kú gan ogún sójú ọ̀nà Ọlọ́run bá ní gbà bó bá jáde gan tó bá débẹ̀ gan oríṣiríṣi àwọn ẹ̀san oríṣiríṣi àwọn nǹkan tán ti gbé kalẹ̀ tí yẹn bá lọ wá jagun tí yẹn bá lọ rí ọmọ ìyá tí yẹn bá lọ bẹ ọmọ ìyàwó kharaja li gharadin shar'i wọ́n ni tí a bá jáde nítorí àkílùkọ rẹ̀ sharia purpose safaruhu safar ta'a wọ́n ni irú ìrìnàjò tó ṣe yẹn ìrìnàjò ìtẹ̀lẹ́tọ̀ Ọlọ́run ọba ni kọ́nù fi sabilillah rajala fi ma bayna wa bayna wọ́n ni pè ní ìjáde sójú ọ̀nà Ọlọ́run wọ́n ni eléyìí àṣìṣe ni o wal qawmu أي الذين أنشأوا هذه الجماعة أناس من ال... من الهند wọ́n ní àwọn tó dá ẹgbẹ́ ìkalẹ̀ àwọn èèyàn kan láti India ni wọ́n قد لا يفهمون هذه المعاني ولكن المفروض أنتم تصححوا لهم وتتبعوهم so eléyìí báyìí adùn bí ọ̀rọ̀ Sheikh Amman al-Jami so rahimahullahu ta'ala so kọ́lọ̀mọ̀bá kó fi ṣe wọ́n láǹfàní so bákanáà nípa àwọn ikhwan àti tabligh ọ̀rọ̀ pọ̀ gan ọ̀rọ̀ pọ̀ gan ọ̀rọ̀ àwọn afá pọ̀ gan ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ sheikh Salih Al Fawzan níbi tẹ́nìkà ti ń parọ́ mọ́ wọn wọ́n ní sheikh kọ́nà bá kó fi ń ṣe kòǹgẹ́ ìkánnà àwọn olórí tabligh yìí أنكم قد أثنيتم على جماعة التبليغ ní pé ẹ ti yìn ní pé ẹ̀yin o ẹ ti yìn jama'a ẹ ti yìn àwọn tẹ̀blígì محاضرة لكم سابق níbi lecture kan tó jẹ́ ti yín في مدينة القرية ní ìlú Qurayya هذا صحيح wọ́n ní ṣe léyìí ṣe orinlẹ̀ صحيح كذاب ṣe ní òpùrọ́ ni هذا كذاب عشر wọ́n ní léyìí òpùrọ́ ẹni bí ni كذاب عشر wọ́n ní àwọn òyìn wọn wọ́n ní àwọn òsì nífẹ̀ẹ́ wọn so ọ̀rọ̀ aláwọ̀kọ́ níbi tán ti pọ̀ alọ́mọ́ Sheikh Fawzan ẹ̀tún gbọ́ bí bomi gbogbo àwọn ẹni yìí in tán sọ nìyẹn in tí wọ́n irọ́ wọn pa wọn ò ní wọ àwọn ọ̀rọ̀ táwọn àfá yìí padà sọ nígbàtán padà rí òdodo àwọn ẹni yìí tán padà rí pé orí àánú làwọn ẹni yìí wà ẹ̀tún gbọ́ ọ̀rọ̀ Sheikh Salih Fawzan mi ò ọ̀rọ̀ mi tó lélẹ́ ìtọ́ ti ń parọ́ máa bá o àwọn wà láyé láti rí tí wọ́n defend ni o تقولون انكم انكم اثنيتم على هذه الجماعه مؤخرا جزاكم الله خيرا wọ́n ní ẹni en bẹ̀rẹ̀ pé ṣé àwọn lè jáde pẹ̀lú jama àwọn ìjọ tabligh ní pé pàápàá jùlọ táwọn tí ẹ ti gbọ́ pé ẹ ti ẹ tún ti yìn wọ́n nígbẹ̀yìn yìí sheik sọ́lẹ̀ fàzánà pé ẹni tó bá ọpá wọn yìn wọn òpùrọ́ ni wọ́n ní àwọn òyìn wọn o wọ́n ní àwọn òkè yìn àwọn ahlùsúnnà wàljama'a nìkan na wọ́n yìn àwọn tán pèpè lọ sí bí mọ́lọ̀wọ̀n balẹ̀ yọ kasoso wọ́n pèpè lọ sí bí àdìsọ́kàn tó gbádùn wọ́n kọ́ àwọn èèyàn ní ìmọ̀ tó ṣàǹfààní المسلم معهم àwọn eléyìí la máa ń fún àwọn èèyàn ní mọ̀ràn pé káwọn mùsùlùmí kan máa wà pẹ̀lú wọn amma al-mubtadi'a ẹ̀rá àwọn ẹni ànù àwọn oníbídíà walladhina la yahtamun bit-tawhid àwọn tí wọn ò ka ọ̀rọ̀ tawhid kún àwọn tàbílígì nù ọ̀rọ̀ tawhid ò jọ lójú wala ò kí ń kí ló kàn wọ́n pẹ̀lú tawhid a ní àwọn tàbílígì àwọn ọ̀daràn ni wọ́n fa láwọn ìletò àwọn ìletò àwọn ìletò àwọn village tó wà Saudi wọ́n sì tún gbẹ́bọ wọnú bẹ̀ wọ́n sì ń gbé ẹbọ wọ́n sì ń gbé ẹbọ wọnú bẹ̀ àṣẹ́bí tó jẹ́ káwọn àwọn àfáà dìde sí wọn nínú pé a tún gbà yín wọnú ìlú ẹ tún fẹ́ kó báwọn èèyàn wọ́n sì jáde gbogbo àwọn ẹrù rédèdè wọ́n ma polo wọ́n tún polo ẹbọ fún sí wọn wọ́n bí kanáà àwọn àfáà pé à ibi tóhun ti rí islam gbà àṣẹ iṣẹ́kùn tẹ̀mí ìgẹ̀kọ́ ní àbìní ní pé àwọn tẹ̀blígì ló wà ló àwọn ní pé ìlú Saudi náà ní pé àwọn tẹ̀blígì ló wà bẹ́ẹ̀ pé àwọn tẹ̀blígì ló pé dáwà fáwọn pé àwọn òbí òun wọ́n ìwà lórí ẹbọ báyìí pé àwọn ìwà lórí ẹbọ pé àwọn tẹ̀blígì ló pa wọn èèyàn sí ẹbọ wọ́n ń èèyàn sí anù a ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ti ẹ̀wà látọ̀dọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah gan nípa kìíní ọ̀rọ̀ kan wà látọ̀dọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah pé ṣé àwọn tí wọ́n jẹ́ ń bídà tẹ́ ń pa àwọn èèyàn sí inú Islam wọ́n sọ pé wọ́n sọ pé ó ìlọ́lá jù ká fi wọ́n lẹ̀ ní orí tí wọ́n wà lọ no àwọn tó jẹ́ mùsùlùmí àwọn tó jẹ́ mùsùlùmí náà tẹ́lẹ̀ ni àwọn kọwàdìí wọ́n ń pè àbí àwọn ọjọ́ kan wọ́n ń pè wọ́n sórí ìròrí wọn ṣe gùlám sọ pé àwọn ẹni yìí in tán ṣe jù tẹ́lẹ̀ òun náà ni pé àwọn ẹ̀ṣẹ̀ náà ṣe ebi kan máa dáhùn yàn lọ́nà kan máa ṣe gbogbo àwọn gan yẹn bọ̀ nígbà tẹ́yẹ tí wọ́n pè wọ́n sí bí ẹ̀sìn tẹ́lẹ̀ pè wọ́n sí ẹwà kó wọn sí ẹgbé so tẹ́lùmí mọ́ rò pé àtẹ̀blígì ah, àà ah, wọ́n ní gbìyànjú gan

ẹ tún gbọ́rọ̀ mí ìsẹ̀ látọ̀dọ̀ Sheikh Salih Fawzan so yóò di ọ̀rọ̀ bí ẹlẹ́ẹ̀kẹrin báyìí látọ̀dọ̀ Sheikh Salih Fawzan a tún gbọ́rọ̀ Sheikh Yahya Najmina so inṣáàlá bóyá òun láfi kẹsẹ̀lẹ̀ ẹn tó fẹ́ lọ Pakistan òun ni السلام عليكم صاحب الفضيلة هذا السائل يقول أنا شاب في بداية الاستقامة wọ́n ní kọ́lọ̀ kó ṣe dáadáa fún yín bàbá wọ́n ní ọ̀dọ́ lèmi mo ṣe bẹ̀rẹ̀ sí ń dó dédé ni èmi a máa rìn pẹ̀lú àwọn jama'at tabligh وأريد السفر معهم إلى باكستان mo fẹ́ ṣe ìrìnàjò pẹ̀lú wọn lọ sí ìlú Pakistan فبماذا تنصحونني kí lẹ fún mi ní mọ̀ràn ní pé kí n ṣe mo fẹ́ lọ Pakistan لو صح إنك ما تسافر معهم ولا تطلع معهم من بيتك wọ́n ní a ń fún ọmọ rẹ̀ pé o gbọ́dọ̀ jáde o gbọ́dọ̀ ṣe ìrìnàjò pẹ̀lú wọn o sì gbọ́dọ̀ tún jẹ́ kán máa wọnú ilé rẹ̀ mọ́ wọ́n ní tó bá ti fẹ́ lọ sí mọ́sálásí mi gan mọ́sálásí mi ni kó máa lọ وانك ما تماشيهم ابدا لانهم wọ́n ní má dúró sí má bá wọn ṣe mọ́sálásí wọn mọ́ nítorí pé àwọn ẹni yìí oníbídíà ni wọ́n لانهم جماعة بدعة wọ́n ní torí pé jama'a wọn bídíà ni wọ́n وإذا صار في خير ومحبة للدعوة والأمر بالمعروف والنهي عن المنكر الأبواب مفتوحة wọ́n ní ìmọ̀ pàwọn èèyàn sí dáadáa tó bá yí pé èèyàn fẹ́ pàwọn èèyàn sí dáadáa èèyàn fẹ́ pàwọn èèyàn sí orílẹ̀ kò síbà tí èèyàn ò lè pèèyàn náà àbúwàbúwà maftuh ní gbogbo ọgbà إلى جماعة التبليغ ادعو إلى الله وامر بالمعروف ونهى عن المنكر wọ́n ní ó ní bùkátà sí jama'a tẹ̀blígì pèpè sọ́lọ́wọ́n ọba kò bá jẹ́ so ẹwọ̀rọ̀ sheikh sọ́lọ́wọ́ ọ̀nà ẹ̀yíká tún gbọ́ ọ̀rọ̀ sheikh yahya annajmi sheikh ahmad ibn yahya annajmi abádáadáa yìí ẹ̀yíká tún gbọ́ ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn ọjọ́ kan wà tí wọ́n ń pè ní ahbab àwọn ọjọ́ yóò ń sì rí pé nífẹ̀ẹ́ islam ṣé òun lè máa jáde pẹ̀lú wọn kó ma ṣe dáwà pẹ̀lú wọn bàbá ní ẹ̀rẹ́ àwọn ọjọ́ tẹ̀blígì o wọ́n ní mufti àgbà fún ìlú Saudi Arabia mamlaka mamlakatul Arabiyya ti Saudiya wọ́n ni mufti aláwọ̀kọ́ fún ìlú Saudi wọ́n sí fatwa al-sheikh Muhammad ibn Ibrahim wọ́n sí fatwa kọlọ̀wọ̀n bá kó bá kẹwọn wọ́n ni wọ́n ti sí fatwa pé èyàn gbọ́dọ̀ jáde pẹ̀lú àwọn tabligh manhajahum ghayru salih wọ́n ní àti pé ojú ọ̀nà wọn àti ìrìnà wọn in tí ó dáa ni wa kadhalika abta wọ́n ní bákan náà ó sì fatwa o sheikh abdulaziz bin baz sheikh yahya najmi àwọn ni mufti kílòkọ̀rẹ̀ jazan o àwọn ni mufti jazan nígbà ayé wọn tí wọ́n ní alákọ̀ gan pẹ̀lú sheikh bin baz wọ́n a fi lẹ́tà ránṣẹ́ síra wọn ẹnìkan tí ó tó wà ní ibi tó wà tí tí wọ́n ń ta àwọn èèyàn jẹ́ bàbá Bin Baz kí níkà tí ń fún àwọn èèyàn ní fàbú bíbà kún àti bàbá Bin Baz àwọn jọ ń sọ̀rọ̀ ni àwọn jọ ń yọjú masáìlì ni àwọn bàbá tí wọ́n súnmọ́ bàbá Bin Baz gangan ń sọ̀rọ̀ yóò ẹ máa gbọ́ wọ́n ní fatwa padà wá فإنه يجوز لكن فتوى الأخيرة wọ́n ní fatwa kan ti padà wá ń pa ó ti kọ́kọ́ wá ń pa wọn ní kọ̀dímà ní pé ẹni tó bá jáde pẹ̀lú wọn tó jẹ́ onímímọ̀ ní pé ó lè máa tún wọn ṣe ṣùgbọ́n tó jẹ́ fatwa tó ní pé àwọn náà padà ṣe fatwa pé èyàn gbọ́dọ̀ jáde pẹ̀lú wọn ẹ máa wò àwọn àfáà sunna ẹ wò déédé in tán pè ní déédé gan ni in tán pè ní òdodo ni ṣe in tí kọ̀dọ̀lọ́wì wọn tó ń ṣe ni ṣe in tó ń ṣe ni من أنكر عليهم ضربوه لاحظ أنكر عليهم ضربوه ووضعوه في مكان وأغلبوا عليه إلى اليوم التالي wọ́n ní àwọn ènìyàn tí ẹni tó bá takò wọ́n wọ́n takò wọ́n gbé sípò kan wọ́n ní wọ́n fẹ́ lè jí gbé pé à ó ó dà pé Sheikh Bin Baz náà sọ ẹjíkín tún bẹ̀ play dada naam so àkíṣẹ́ Sheikh Bin Baz náà sọ wọ́n sọ pé ẹni tó bá takò wọn wọ́n fẹ́ lè lù wọ́n fẹ́ lè gbé pamọ́ síbì kan so wọ́n fẹ́ lè jí gbé gan so gbogbo àwọn àwà yìí òun ni àwọn tàbílìgì náà sì wọ́n tàbílìgì ní lọ́wọ́ tàbílìgì náà ma ń dájá eh, lẹ́wọ̀ wọ́n kàn máa ń ṣe bí ẹni ọlọ́run ṣìbá àwọn ọjọ́ méjì náà bá àwọn jà ní sí India pọ̀ ní Pakistan àwọn méjì nù wọn náà nífà ìjà tó lẹ́ ìmí lọ gan nífà tí wọ́n tí wọ́n sára wọn tí wọ́n para wọn nítorí ipò àwọn táwọn táwọn ṣe dáwà kí táwọn àwọn èèyàn pọ̀ gan nífà táwọn tó tán jà ń bí fídíò aso ọ̀rọ̀ ah, Ahmed ibn Yahya an-Najmi láti bọ́yìí Eh, sheikh wọ́n dákọ pé sheikh mufti aláwọ̀kọ́ ní pé wọ́n ṣe fatuwa nípa jama'atu tabligh so eléyìí sheikh hamud atuwayiri wọ́n fi sínú tírà wọn alqawlul baligh fi tahdhiri min jama'ati tabligh tírà tó tó wà pàgán nítorí tírà yìí wallahi in tí ẹni yìí tó fi ń lálà sí bàbá Hamuda Tuwaijiri tí ń pè wọn ló pòrọ́ ni tí ń pè Sheikh Hamuda Tuwaijiri ló pòrọ́ òpòrọ́ ni wọ́n ok ta wá ló pòrọ́ ń sin báyìí ta ló pòrọ́ ń sin báyìí ta ní ta ló hàn pé ó níbi tí ń lọ ó níbi tó fẹ́ dà àwọn èèyàn sí kò fẹ́ fòdodo àwọn èèyàn ta ló pòrọ́ báyìí kọ́lọ̀n kó bá kẹ́ Sheikh Hamuda Tuwaijiri kọ́lọ̀n kó bá wá sí dáadáa fún wọn gẹ́ kọ́lọ̀n kó bá rọ òjò kẹ́ òjò gẹ́ fún wọn èyí tó sì ẹni yíò tó kò tó kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ àwọn àfáìfà kò bá kò bá dàgbà jù bẹ́ẹ̀ lọ ẹni yíò tó kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ àwọn àfáìfà ó sì ń lálà sí bàbá Hamuda Tuwaydiri òpòrọ́ ni wọ́n kìníkà kìníkà ẹ ma gbọ́ nǹkan tí wọ́n nà kọ́lá nù tó sì wà nù àwọn Rasaili Sheikh Muhammad ibn Ibrahim na wọ́n ni amin Muhammad ibn Ibrahim ila hadrati sahibu sumuwil malaki الأمير خالي بن سعود رئيس الديوان الملكي الموقر وني وشيخ محمد إبراهيم قالت عيسي يعني السلام عليكم ورحمة الله وبركاته وبعد فقد تلقيت خطاب سموكم وني متبارا أولولاني وما برفقه أتعوان كتو قسن وهو التماس المرفوع المقام حضرة صاحب الجلالة الملك المعظم محمد بن عبد الحميد القادري وشاه أحمد نوراني وعبد السلام القادر وسعود أحمد الدهلاوي حول طلبهم المساعدة في مشعور جمعياتهم التي سموها كلية الدعوة والتبليغ الإسلامية نكبي تمكبي وصلوني نكبا أويني آه، تمن بيري فنين الله نكبا آه، جمعية متفقة بين كلية الدعوة والتبليغ الإسلامية وكذلك ال الكتيبات المرفوعة àtàwọn tíra tí wọ́n kọ sí dimna risalatihim nínú àwọn letters wọn wa u'ridu li sumuwikum anna hadhihi al-jam'iyya wa u'ridu wọ́n ni mi wá fi hàn ọlọ́lá yóò anna hadhihi al-jam'iyya nípa àwọn àjọ yìí la kò sí dáadáa kan bẹ̀ fa bid'ati annu wa bi qira'ati al-kutaybati al-marfu'a bi khitabikum wọ́n ní nígbàtí mo ka àwọn akọ tí wọ́n gbé lọ sọ́dọ̀ yín àwọn akọjíṣẹ́ tán gbé wá sọ́dọ̀ yín wajadnaha tashtamilu ala ad-dalal ari poko àwọn anu wal bid'ah àti àdádálẹ̀ wa da'wati ila ibadati al-quburi wa shirk àti ma kwekwe lọ sí bí bọ́sàárè àtẹ́bọ́ sínú al'amuru alladhi la yasa'u as-sukutu anhu alamari tó ṣe pé èyàn gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ wàlìdà nítorí ilé fasanakumu insha Allah bi raddi alaiha a padà a padà sí raddu lórí rẹ̀ bima yakshifu dalalaha nínú tí ó fi àánú rẹ̀ hàn wa yadfa'u batilaha tí ó sì fi tí ó gbá àánú rẹ̀ dànù wa nas'alu Allah an yansura dinahu an bẹ̀rẹ̀ ọba kó ọ̀nà ìsin rẹ̀ wa yu'li kalimatahu kó sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó ga ọ̀rọ̀ Sheikh albani na wáwọ̀ ọ̀rọ̀ Sheikh albani na wà kò yẹ ká mọ́ albani na so bọ́ àgbà ti kíyàn bọ̀m̀bẹ̀ torí Sheikh Al-Albani wọ́n bá wọn tẹ̀blígì pọ̀ gan bàbá bá wọn tẹ̀blígì ṣe múná kọ́ṣà tó pọ̀ gan so yẹ ká tún gbọ́rọ̀ Sheikh Al-Albani náà kò yẹ kí ẹ mọ́ gbọ́ torí gbogbo àwọn gbogbo tó ma ń lò náà nìyẹn gbogbo tó ma ń lò lẹ́rí nìyẹn tí gbogbo tó wọ́n ma fi da ọ̀rọ̀ rú nìyẹn ọ̀rọ̀ Sheikh al o tó padà sọ nígbẹ̀yìn gbẹ̀yìn wà ń bí ẹ̀ẹ́kà tí ti tẹ̀blígì هذه الجماعة أرجو توجيهي ونصحي وأعظم الله مثوبته wọ́n ní a máa ń gbogbo jama'atu tabligh àtàwọn ìgbìyànjú wọ́n tán sí nípa dáwà sí ẹgbà mínímọ̀nà kí n darapọ̀ mọ́ wọn mo wá ìmọ̀nà yín bẹ́ẹ̀ ni mo wá ìdájúkọ tẹ́ dájú kọ ọ́dà pé tí àti Sheikh Al-Albani ní ilé ìbáyìí يعني أشياء محدثة على الدين فأنا يعني ما أدري يعني ما رأيك في هل يعني يجوز الخروج معهم أو بدعة أو ما أدري نعم so wọ́n bí Sheikh Al-Albani pé ṣé àwọn lè jáde pẹ̀lú àwọn jama'atu tabligh àwọn sì ń rí àwọn bídá àkọ́kọ́ pẹ̀lú wọn la ma nansahuka an takhruja ma'ahum wọ́n ní a lè gbọ́mọ̀ ní kó jáde pẹ̀lú wọn أن هؤلاء أولا ليس عندهم علم بالإسلام وني عواني ونما نبع إسلام حتى الإسلام التقليدي wọ́n ní kódà ìsìláàmù àdíjú tẹ̀lé ní gan ìsìláàmù ìtàbáwọn bàbá lórí ẹ̀ kódà wọn ò ní ma ń parẹ̀ nípa ìyẹn gan fadlan an islam salafi yàtọ̀ sí ìsìláàmù tó jẹ́ ìsìláàmù tó wá látọ̀dọ̀ àwọn sálàfù rẹ̀ yahtamuna bihadha al-khuruj wọ́n ní àwọn ènìyàn wọ́n máa ń gbájúmọ́ ìsáàmà jáde máa lọ jáde al-ajaji èyí tó ṣe pé wọ́n ti fún lóǹkà àwọn jáde tán ti dè pẹ̀lú òǹkà wọ́n ní gbogbo bọ́n sí wọ́n máa ń pọ̀ tó báwọn tẹ̀blíkì sí máa ń pọ̀ tó òǹkà wọn wọn ò tó olùmọ̀ ẹyọ kan báyìí wọ́n ní nítorí ilé àwọn fáwọn tẹ̀blígì ní mọ́ràn o wọ́n ní gẹ́bà sí ń fún wọn náà pẹ̀lú ìnímọ̀ràn pẹ̀lú wọn pé an talzamu al-masajid wa an talzamu halaqat al-dhikr wọ́n ní kẹ́ dúnímọ̀ masajid kẹ́ máa dúnímọ̀ àwọn ìjòkó mọ̀ tàbí rántí ọlọ́wọ́ bá wọ́n ní àwọn náà ni àwọn ìjòkó ìmọ̀ dirasat kitab Allah

irinṣẹ́ ìgbani tafarrazat biha hadhihi al-jama'a tó sì pé àwọn ìjọ yìí àwọn ni wọ́n ń lò allati ana usammiha bi annaha sufiyyatun asriyya wọ́n ní àwọn ọjọ́ yìí tó sì pé àwọn máa ń pè wọ́n ní súfí ìgbà tiwa kíyàn tún gbọ́ annaha sufiyyatun asriya àwọn tó ṣe pé àwọn tẹ́mi máa ń pè wọ́n in tẹ́mi máa ń pè wọ́n ni àwọn sufi ìgbà wa ay innaha jama'a warithu shay'an min at-turuq wọ́n ní àwọn ẹni yìí wọ́n jogún tàríkà turuq sufiyya àwọn tàríkà sufi ni o lakin hawalu an wọ́n ní wọ́n tún gbìyànjú pé kó yàtọ̀ àwọn ẹni wọ́n tún wọ́n fún wọn pálárò بعض مظاهرها وأشكالها níbi àwọn àwọn ìròrí rẹ̀ kọ̀ọ̀kan عن الطرق الصوفية السابقة níbi àwọn níbi kókó yàtọ̀ síbi àwọn àwọn ìjọ súfí tó síwájú وهو بهذا التنظيم الذي يسمونه بالخروج في سبيل الله wọ́n ní bákan náà àwọn pẹ̀lú àwọn ètò tán gbé kalẹ̀ tán máa ń pè ní ìjáde sójú ọ̀nà Ọlọ́run báyìí laysa min sabilillah wọ́n ní ìjáde yìí kìí ṣe sójú ọ̀nà Ọlọ́run Ọba ẹgbọ́n táwọn àfáà sọ àwọn àfáà sọ pé ìjáde yìí kìí ṣe sójú ọ̀nà Ọlọ́run Ọba ẹ̀yẹn ń gbọ́ o wọ́n ní kódà nínú àdádálẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe gbọ́ لأن المسلمين مضى عليهم wọ́n torí pé àwọn هذه الأربعة عشر قرنا wọ́n ti 14 century síwájú وما كان هناك في جيل من هذه الأجيال wọ́n ní kò wá sí nínú àwọn ọjọ́ kankan nínú àwọn ọjọ́ tó ti wá ní ìwọ̀n àwọn 14 centuries yìí وبخاصة القرن الأول والثاني والثالث بابا jùlọ First century second century at third century جماعة يخرجون للدعوة àwọn ọjọ́ táwọn máa ń jáde nítorí dáwà وهم بحاجة إلى الدعوة wọ́n ní àwọn tẹ̀blígì ẹgbẹ̀ fún àwọn ní bùkátà sí dáwà eléyìí tó ń ṣe rọ́dù tí wọ́n sọ pé báwọn sàhábà náà ṣe jáde wọ́n ṣe jáde lọ sí ìlú bóyá àbúhẹ́rà lọ sí bíbáyìí sàhábà mìíràn ni àwọn náà ṣe ẹwú bá báwọn èèyàn tó ń parọ́ àwọn sàhábà annabi sallallahu alaihi wasallam ẹbọn sí parọ́ àwọn ogun ló wọn àbí kí wọ́n appoint wọn sípò ń bẹ̀ nípa ìwọ sàhábà yìí lọ máa jẹ olórí fún wọn ń bẹ̀ yálà kógun gbé wọn lọ síbẹ̀ pé ah, ó wà padà wò pé wò kóhun tẹ̀dó sí bíbà so ó tẹ̀dó sí bíbà ibi tán sì tẹ̀dó sí àwọn lo 40 days ń bí 40 days ti pé so àwọn nǹkan tí ò jọra wọn ni wọ́n ma fẹ́ fi sẹ̀rí gẹ̀ẹ́sì báwọn sọ̀hábà náà wọ́n lọ wọ́n kó tí a bá ti kókó ń lù tó bá kókó ń lù kan sí o wá lọ gbélú mi o wá gbélú ìlú tó wá ń gbé wọ́n tẹ́ dáwọn abẹ́ èyàn náà ti ṣe jáde nù àbí ẹmọ wo bí yẹn ṣe fẹ́ fi láká ìwọ̀n èèyàn láká kò sẹ́ni tó ti ẹ̀lọ́pọlọ tí ó gbà yẹn so èmi ò tún sọ pé à tó bá ti lọ sí jami'a tí wọ́n náà bá jáde tó bá lọ jami'a ìwọ náà lọ sí olọ jáde náà nù ẹ̀tún wòye náà ẹ ti rí pé àwọn ènìyàn wọ́n wà desperate gan láti kánsà fi wá ẹ̀rí fáwọn ẹni ànà so hádà wallahu a'lam kí kílè ìtàdó sí náà ni ọ̀rọ̀ tún wà gan ọ̀rọ̀ Sheikh Uthaymeen ọ̀rọ̀ Sheikh Uthaymeen ìtàtún wọ́n mọ́ lò Sheikh Uthaymeen gan wọ́n mọ́ lò Sheikh Uthaymeen gan pọ̀ lẹ́yìn lẹ́yìn Sheikh Uthaymeen náà tó sọ̀rọ̀ àwọn náà tún padà sọ̀rọ̀ wípé ah, àwọn ètò wọ́n pa ìyàwó wọn tí wọ́n pa mọ̀lẹ́bí wọn wọ́n jẹ kan máa ráre ìfòmí sọ̀rọ̀ tó lágbára wọn lálà sí wọn nígbàtí àkíkọ wọn tó padà hàn sí wọn so but ìfẹ́ẹnú ìfẹ́ẹnú táwọn ilé ìfẹ́ tẹ̀lé kò ní jẹ́ kán lè wo in tẹ́ fi rí wọ́n mọ̀ sàṣàyàn tó bá bẹ́fàánú ìfẹ́ẹnú wọn mú wọ́n mọ̀ sàṣàyàn tí wà táwọn afẹ́ sọ́n sí sàṣàyàn rẹ̀ gbogbo ẹ̀lá lèyàn mẹ́nubà pé ah, wọ́n sọ báyìí wọ́n sọ báyìí ṣùgbọ́n lè yí àwọn gangan fúnra yí ah, kan but wọ́n fẹ́ sọ àwọn èèyàn wọ́n fẹ́ dá àwùjọ rú wọ́n sì fẹ́ jẹ́ káwọn èèyàn kí wọ́n wọná iná sòsé wọ́n fẹ́ ikẹ́ wọná ọrùn Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó má fún àwọn ènìyàn ìsẹ̀ Ọlọ́run kó má fún wọn sí Ọlọ́run kó láwọn èèyàn lójú kan lè rí aburú táwọn ènìyàn tí wọ́n lọ Ọlọ́run kó ṣàánú wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم